الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أشكركم الله سبحانه وتعالى أترى لكم كافي دفوع النبي محمد صلى الله عليه وآله وسلم إليتي يقلني إن شاء الله هناني الحديث الثاني في هذا الباب حديث لك نينو باب وناني حديث أبي برزة الأسلم رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يصلي العصر ثم يرجع أحدنا إلى رحله في أقصى المدينة والشمس حية وكان يستحب أن يؤخر من العشاء وكان يكره النوم قبلها والحديث بعدها وكان كان الإنسان يبتي ينبي ومن يرحل بيت الإنسان وما يستصحبه من الأذاذ عند رحله أو سفره من كتما بينه ونينه أثاث àwọn tó ma fi ń ṣe lé ní ọ̀sán so ìtorí um, wà nínú hadithi wípé anabi sallallahu alaihi wasallam ó ma ń kí asiri thumma yarji'u ahaduna ila rahilihi fi aqsal so ìkọ̀ọ̀kan nínú wa á wà padà sí nílé wa ní aqsal madina ai ní igun madina rọrùn wa ja'a rajulun aksọ oníbi tó the furthest end ibi tí ó jẹ́ igun orí báyìí so wọ́n ní pé ànábì òkè asiri o ìkọ̀ọ̀kan nínú wa each of us a wà padà sí ìlà ráhìlìhì so ráhìlì dẹ̀ mẹ́ta láìpọ̀ àgbẹ̀ ayé ní inú ilé wa fi aksọl madina so fi aksọl madina yẹn to tó bá jẹ́ àwọn onínà ó ti pé hálù eh, ló jẹ́ bá láti bẹ̀rẹ̀ ráhìlì آه؟ وليس ظرفا للفعل ومعناه أبعد بيت في المدينة فكي شيء ظرف فعل أقصى كي شيء ظرف له حالني فرحا أي ha ilé yìí kọ̀ ìgbè المدينة actual Madina nínú ọ̀rọ̀ tó tó takókó ń bẹ̀ ní pé wàṣàmùsù hayya بفتح الهاء المهملة وتشديد الباء المثنى ثم تاء أي بيضاء نقية قوية الأثر يتم حيا نبتام تقولون كل جون بيضاء تمام فوفو ẹgbẹ́ bàbá tó bí òun ó wà ń sánmà yóò wà fún yàtọ̀ sí ọwọ́ ọ̀rọ̀ lẹ́tí ti máa pán ìsáàmù ti máa dé bá ń bá òun ti máa yẹ́lò ọyẹ́ bá wọn àbí àmọ́ ní ọwọ́ bí gbàtọ́ àti gbé bá ń fún tí ó ní tí ó ní wọ́n mọ̀tẹ́lẹ̀ so ló ní ìtumọ̀ ẹgbẹ́ wà ṣamsú àyà àìbẹ̀ ìdọ́ à nàkíyà tí ó ní tí ó funfun kọ̀wíyàtà àtàrí ìdọ́ ní àtàrí ọmọ pọ̀jù orígbà rẹ̀ mọ́ pọ̀jù harọ́rọ̀ kọ̀wíyàtà àtàrí harọ́rọ̀ tan wà iná rọ̀ jù ìgbọ́ngán ó súnmọ́ kó má lè wo sánmà ó súnmọ́ kó má lè wo ohun ẹ̀ so ẹ̀ẹ́dẹ̀ ti rí gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ alẹ́fẹ́ wáwùl hàlíyà jùmlà ìsìníyà tó wá wà lẹ́yìn rẹ̀yẹ fi mọ́ il hàl so hàlù yẹ́rìjẹ̀ nígbàtàbà padà hàlùwa nígbàtàbà pípé hálù òun gbà tàbá padà sílé ẹni pé kọ̀ ṣámsú àyà òun yóò funfun gan mọ́ ń bọ̀ wá tú àdífẹ́ padà bẹ̀rẹ̀ kákọ́kọ́ yanjú àwọn tí ó fẹ́ ẹ́ tó fẹ́ takókún bẹ́ so báyìí láyé wọ́n ni túmọ̀ yanfatilu yẹ pé yẹ̀lìtẹ́fìtù ìlàmàn kọlfà bọ̀yẹ̀ sọ́rì fún ilé o ní pé kí yẹn wo ẹni tó wà lẹ́gbẹ̀ yẹ̀lìfàtì yẹ̀lìtẹ́fìtù ìlàmàn a kọlfà hù kí yẹn wo ẹni tó wà lẹ́gbẹ̀ o ní pé yẹ̀lìtẹ́fìtù ìlàmàn kọlfà so wọ́n wà káà ní yẹn fàtì lùmín sọ láti lọ́kọ̀dá hìnà yẹ́ so ìtumọ̀ kí ìtumọ̀ ìṣẹ́kọ́kùn fàjìrì wọ́n ní ìṣàkọ̀l fàjìrì ìṣàkọ̀l fàjìrì ní pé ìṣàkọ̀ṣẹ́ ìfàrọ̀jà kọ́lá fi lè ha ìṣàkọ̀l fàjìrì wà ìṣàkọ̀ ìdàtọ́lá ka annahu mawdi' al-qudri so ìṣàkọ̀ ní pé tó bá jẹ ìṣàkọ̀ al-fajr ọmọ ìdá ìṣàkọ̀ al náà هنا البكرة وقد حدى بعضها بعضهم بأنها ما بين صلاة الفجر وطلوع الشمس آه فاتم يجب القناة دون القناة ولتمت بلا في طلوع الفجر وطلوع الشمس ما بين صلاة الفجر وطلوع الشمس يجب أن تم توعي تم القناة دوامي تم كدوامي القناة أمتي يا أبي أها تم القناة تتتم في يوم تم القناة àṣíwà ẹ ká wá sọ ìtumọ̀ àdíkù káwà gbogbo lára bá ìṣà Abu Barzata al-Aslami radiyallahu anhu ní sọ̀hábí tó gba àdíkù yẹwa ìtumọ̀ ní pé ìsinádù sí ń bẹ tó fi dọ́dọ̀ Imam Bukhari wa Muslim àmọ́dọ̀ sọ̀hábí náà ti mú bọ́ wa ó ní ànẹ́bà Muhammad sallallahu alaihi wasallam kana yusalli al-asr ànẹ́bì máa ń jẹ́ ní tí máa ń thumma yarji'u ahaduna ila rahli lẹ́yìn ìgbà tánà gbà tó wá jí àlásàrì tó wà ó ní ìkọ̀kọ́wọ́ wà padà sínú ilé wa àti ní pé rọ́hàlù ní ilé àbí àtàwọn fọ́nìchọ́sì tí ma ń bẹ́nu rẹ̀ gbogbo àwọn nǹkan tí ma ń dojú gbèsè onan gbìnara fi aksol madina wọ́n fi ń sọ pé ìtumẹ̀ ní pé a wà padà sílé wa ní aksol madina lọ́lọ́rọ̀ nínú madina ní igun ẹ̀yìn madina wà ṣàmùsù hayà táìmù tá sì ma ń padà sì ma yóò funfun áfáwù rẹ̀ kíkẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ìnáàrọ̀ rẹ̀ ìmọ́lẹ̀ rẹ̀ ó funfun yóò ṣe gan táìmù tán máa ń kí àlásà yìí sọ fún ìkòlùbà àwọn táìmù tán máa ń kí àlásà rí tán ní ewu wà káàlẹ̀ yastahibu an yu'akhkhira min al-isha ànẹ́bùwà fẹ́ràn kó lọ ìṣà ìlara ẹgbọ́n ànẹ́bùwà ń fẹ́ràn kó kí ni ìwọ̀n ìṣà kó lọ lára wàkánà ìnáwó mọ̀kànlá àníbẹ̀ sí sẹ́kùn ẹmọ́ sùn before ìṣá ẹmọ́ ah, sùn before ìṣá bí wọ́n bá sàlàyé àwọn ìpé tí mẹ́rin pé tí ò bá sẹ́yìn tí jí o lára rẹ̀ ó máa dìbò wà lọ fún wà kí yẹn sùn before ìṣá yẹ́kọ̀ọ́ wọ́n hadith bàdà gẹ́gẹ́ bẹ̀rẹ̀ nígbà àǹfààní tí wọ́n ní káwọn tó bá ti sàǹfààní nígbà àtàsáwọn orújú àtàrí chaati ti tọ́bà wíkílẹ̀ ń pè mọ́sí lẹ́yìn ṣá àǹfààní tí wọ́n tọ́lá ikẹ́ jùlọ ní pé kò tètè sùn kó lè bá ní púpọ̀ fún ìbádà bí wọ́n fẹ́jú lóòrùn ìyàmù lẹ́yìn ìwọ́ rojọ́ lẹ́yìn ìṣá ó ti kíṣà tó láti gbàgbé mẹ́rin lọ́pọ̀ ó wá rojọ́ di 12 ó wá sùn bí ẹran wọ́n padà fagidi jí ó fóṣù bí tó bá ní kò wọ́jọ́ tó wọ́n yìí sẹ́jọ́ tó sàfàní ni rárá ẹjọ́ rẹ̀ rẹ̀ dẹ́nà láfáà sọ pé tó akí bóyá nǹkan mẹ́kọ̀ tó wà important tó wà important tí ẹ̀dẹ́ sọ ìlú sọ lẹ́yìn ìṣẹ́ àpá òkè àgbàrá àgbàrá àgbàrá àgbàrá وكان ينفتل من صلاة الغداة حين يعرف رجل جليسه Ànábì ni gbọ́nà lórí lójú ọgọ̀dá ìwọ̀n àárọ̀ òní pé nígbàtí èèyàn tó bá jù yóò tó bá wẹ́ ní ìgbàtánẹ́gbẹ̀ tí ọ̀rọ̀ ó lálàyé ní ìgbà tí wọ́n pàwọ̀ àwọn àfáà lórí ọ̀rọ̀ sọláṣẹ́ sọ́bẹ̀ wípé àdífì kan wá pé àti kàdífì ní ìtìwájú ìgbà níbi sọlásálám ó ma ń kí sọláṣẹ́ sọ́bẹ̀ fílọ̀gọ́láṣì alọ́gọ́láṣì ókè tó lókè tí mọ́tàbù àti jamahir onígbé sọláṣẹ́ sọ́bẹ̀ táàmù tó dájú oníkẹ́kẹ́ ní alọ́gọ́láṣì ìgbà tí ìlàkùn اختلاط أو اختلاط ظلمة الليل مع النهار أو مع ضوء النهار táìmù tó pé dídúdú òwú dídúdú òwú plus ìfọ̀fọ̀ àárọ̀ kò ní kílẹ̀ tẹ́yẹn ló fi jẹ́ kí táìmù ẹ̀kọ́ àwọn obìnrin náà lọ́jọ́ wọ́n kọ́ kí wọ́n tán àwọn wà lọ́lé ẹnìkẹ́kọ̀ọ́ sí dára because ìmọ́lẹ̀ ilẹ̀ tí ma wọ́n hadith yìí ti wọ́n pẹ̀lú asfiru bilfajr فإنه أكبر أو أكثر للأجر ike ẹ jẹ́ kí ìtumẹ̀ ní pé ìran tààfíru wáti lọ́ẹ̀kẹ́ gbaná àwọn akẹ́kẹ́ Abu Hanifa ilé mẹ́ta Abu Hanifiya àdíkẹ́ ẹ̀dẹ̀ ní orí lálàáfẹ́ Hassan ní pé táàmù Ànábì mọ́ kí wọ́n mọ́ ń wọ́ táàmù sí ìgbàgbé wá sí ọwọ́ gbẹ̀yìn báyìí

so tí ẹni kẹ́ẹ̀ níbi mọ́ bẹ̀rẹ̀ ìdínú gọláàsì gbẹ̀mí yóò wá parí gbẹ̀tí ma fi parí báyìí oníkálùkù ti dára wọn oníkálùkù ti gẹ́gà afáàkìlẹ̀ afáàkìlẹ̀ afáàkìlẹ̀ tí ó bá yàbí ṣe é pé ìwọ̀n sóbi nǹkan ohun èyí tó nínú tó fi ń dàjú ní pé kéèyàn fa dáadáa lẹ́yìn àwọn yòókù wásàtù ló wà ò ní farójú òṣèlú ní kúrẹ́ wọ́n ti wípé ìgbà míì wà tó ṣe pé ànábìkú mọ́ àwọn ẹ̀lí tí ó jẹ́ òun wẹ́gbẹ̀ gan ànábì mọ́ fagun gbàgbà ìṣúwà lápẹ̀lú nígbà ní àhíyánẹ́ ó mọ́ change kódà ìwọ̀n sóbì gan ìmọ̀ kúrú gbà mí kó súnmọ́ tó pọ́sì kàdébẹ̀ tí ó kúrú kó mẹ́wàá wọ́n ti kí sóbì tẹ́lẹ̀ à ah, ṣẹbí mọ́ ń gò ní ọyọ́ bá yà bí ha so wọ́n náà sọ yìí pé ànábì mọ́ ń kí òun gbàdá وكان ينفتل من صلاة الغداء حين يعرف الرجل جليسه ìgbàtà nàbí ma ń kọjú sẹ́yìn àìkàlẹ̀ ìdájọ́ ìgbàtíbà fi kọjú sí wa bá yọ lọ́wọ́ àìkàlẹ̀ tí wọ́n dẹ̀ tí ó wà ní ẹgbẹ́ rẹ̀ mà wàká ní yẹ́kọ̀ òbí sí tí ìlàlẹ̀ à anẹ́gbà ma ń ka bí 60 between 60 and 100 verses between 60 and 100 verses láàrin eh, Eh, kílẹ̀gbẹ̀ 60 àti wandering eye wọ́n ní pé látọ̀dọ̀ eré ìmú ní bẹ̀rẹ̀ sọ́lé bọ̀kọ́lá àti mùsùlùmí sí èmì ilẹ̀ pàgbé ìlàláfíà rẹ̀ ó wá tún wà nínú hadith Jabir eléyìí na ń kọ́ lọ́dọ̀ sọ́lé bọ̀kọ́lá àti mùsùlùmí ipe pọ̀lẹ̀ ìṣá àhíyánà ní kọ̀díwà ìrun ìṣá ìrun ìṣá ìdí kápọ̀ fẹ́ yẹ dáadáa ni pé ìgbà míì wà ànẹ́bí mọ́ tètè kírun ìṣá lóòótọ́ ìrìndà awwal waqtiha ànábì ò ti kí ní báyìí àbí wà ahyanan yu'akhkhiruha ìgbà míì ní ànábì a máa lọ lára sallallahu alayhi wa sallam idha ra'ahu mujtama'u ajjala tá ànábì bá wọn mọ́sálásí tó bá gbé àwọn ètò tánàbí bá rí pé ah, àwọn èèyàn tí ìwà mọ́sálásí náà wọ́n àti dé sáàrọ̀ wọ́n gbóhùn tẹ́bù sàgbà láláwọ́ wọ́n sí bá mọ́sàgbà àlébí ò ní ti kí ìkà so táwọn ìṣà fi hì wùsà so kìí ṣe ohun tí ohun èyàn kò sí alápẹ̀ẹ́ ìtìmẹ̀ ní kí ó bá ṣe wà ní kánà nàbí yusọ̀líhà bí gọ́lás ìdáṣàlàyé sí pé ànẹ́bí nǹkan wo ó mọ́ kí sọ́mọ̀ bí gọ́lás ìhtìlátù dúlmọ̀tì lẹ́yìn màdọ́hìn náà ó ní pé yóò sì dàpọ̀ bí dídúdú òru sí funfun ọ̀sán kò ní ti kílẹ̀ ànábì máa ń kí wọn ṣóbóhì nígbà yẹn so nínú sọ́yẹ́ muslim níbi àdíkì Abu Musa fa aqama al-fajr hina shaqqa al-fajr wan nas la yakadu ya'rifu ba'duhum ba'dan kó nígbà tó ṣe pé ìgbà tí ìṣẹ̀kọ́kù alfajiri tí alfajiri kan yọ bá im anẹ́bíkà bẹ̀rẹ̀ sí alfajiri kódà àwọn olùfẹ́ dára àwọn mọ́ṣálásí alátara dídúdú alfajiri ṣe yọ ní ẹgbẹ̀rẹ̀ kíákíá ó ti kí so wọ́n kí ní àwọn olùfẹ́ tẹ́ fẹ́ dára àwọn mọ́ṣálásí gẹ́gẹ́ tálúwà lẹ́gbẹ̀rẹ̀ tálúwà lẹ́yìn tálúwà lẹ́gbẹ̀rẹ̀ so ibá yà bí so bọ̀tánà ibá fa sallallahu alaihi wasallam tó súnmọ́ jùlọ pé ìgbà tó bá fi kírun tán wọ́n ti máa dára ọgbà òkè òkè òkè so ẹni gbáwọn sọ̀hábà àtàwọn wàtò hadithi wọ́n ń ṣàlàyé bèèrè kọ wọ́n fi àwọn àwùsọ́ọ̀fù sí tabagẹ́bẹ̀rẹ̀ wọn ìmọ̀ rí báyìí àtàfi kírun ìmọ̀ rí báyìí so that àwọn ọmọ fi wọn ti wá ókè wọn ò ní wò sí sòpọ̀ wọn sọ pé òun 7 ìrún sí 30 kìí ṣe ìrún sí time nǹkan máa ń change ojú ọjọ́ máa ń change ọmọ ojú ọjọ́ ni in tó wà common sí everyone ó ní oye bá yàbí ló fi ráwọn àwùsọ́ fi tó bá wá fi táìmù tẹ àsìkò mọ́lẹ̀ bá fi ìwọ̀ láti ṣà àmọ́ ò ní fi táìmù ò ní fagbọ́ṣẹ́ asù dé kó mọ̀ bá ọjọ́ kẹta sẹ́fù tó bá kọ́ dáná àti sẹ́fù kọ́ ìrún sẹ́fù kọ́ àfá ìrún sẹ́fù kọ́ ó lè jẹ́ sísà ti gẹ́ kódà bóòmù bá wọn 6 ákìmù 6 bẹ́ẹ̀ àjọ́ bóòmù bá wọn 6 ákìmù 6 ṣègbọ́n náà ń kà fúnra wa ní jòkó tàṣí pẹ̀ kẹ́yìn pé àsìkò ń bọ̀ àtúnṣe pé ọjọ́ kan tí gbàjá ìgbàdé ọjọ́ kan olùgbé ọdún kan kí alára ṣe báyìí fákùdù ohun ìtumẹ̀ ní pé ọ̀sán lásìwà á sì lọ́kẹ́ ọ̀sán báyìí lásìwà abagbọ̀dọ̀ mọ́ kí o ṣègbọ́dọ̀ tó months day 6 months night àwọn olúwà bẹ́ẹ̀ tó bá mọ́ owó àbẹ́ lóòtọ́ ohun tó pé 6 months òun ní wọ́ lẹ́yìn 6 months 6 months tó wọ́n bá tó ti wọ́ kán tó lè fojú kàn mú tó di after 6 months wọ́n yíba yàrí gbogbo nkẹtẹ́ gbogbo nkẹtẹ́ ilé wò ní online náà ni ayé ti jẹ́ra wọn kọjá báyìí so lórí pé àwọn kíní tó wá ń kò wá sí máa ní ẹ̀gẹ́bà ìsọ náà kẹ́kẹ́ bí aago èyàn tí èyàn olè lọ́gbọ́ rárá là intanṣọ́ ní pé aago kọ́ ló fi ṣe aṣù débi pé ní January náà 7 náà lásìkò kọ́nà tó fi di May náà 7 náà lásìkò ti ìrún 7 ni kì í ṣe bẹ́ẹ̀ nǹkan tí ó mọ̀ change ni gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé gbogbo àwọn kàlẹ́ndà tàmọ́ nínú mọ́ṣáláṣí wọn àwọn kàlẹ́ndà kìí àti bẹ̀rẹ̀ ọdún wọ́n ti kọ ìjọ ọdún léyá kìníkàkìníkan 14 kìníkan ìjọ ọdún àwẹ̀ kìníkàkìníkan ìjọ kìníkan ìjọ àràfà ta ní sọ yóò fún wọ́n ti wá lísì gbogbo ẹ̀ gbogbo ní ìwò lè lísì kàlìfọ́ láti bẹ̀rẹ̀ ọdún à nígbà náà rẹ̀ ilé yá ló tuntun súnmọ́ adé ẹ̀dẹ̀ yìí tó bá sọ dé ti ilé ìsìláàmù díẹ̀ mọ̀mọ̀ jẹ́ kó jẹ́ tí ó wà universal kò nídìí kó kọ́ rocket science àbí space engineering àìní kò lè yí lọ tó bá wà ní gbóní wọ̀n nìkan tí ò bá sáàbù àbí tí ò bá tí ò bá rẹ̀ ní kò kí nílò àwọn òkè náà ó lọ sọ ìtàkùn sí tuntun nínú ọkọ̀ mọ̀ wà nínú rẹ̀ kò sí títẹ̀ ìwà kò tẹ̀ kò tẹ̀ pẹ́ pẹ́ nínú àwọn àwọ̀kọ́tù náàyè ni àwọ̀kọ́tù kí lẹ́gbẹ̀ náàyè ni o tó bá ti yàtà rí báyìí tó bá ti sáàlà lọ sí táìmù sáàdì títí wọn ó gbé bòjì tí ó ti lọ sẹ́yìn súbù ti wọlé nù inú ọkọ̀ sí ló wà ní làwọn kẹta ti ṣàlẹ́ kalẹ̀ gẹ́gẹ́ bí wọ́n hadith ẹ̀nà Muhammad sallallahu alaihi wasallam tàbá fi ago dé pé ó kè gbàtà wà wago lé ní o nígbàtà wago lé ní yìí ń ṣẹlẹ̀ 605 ní ẹ̀hẹ́ nígbàtà wago tàbá táìmù tí àgbájá ní 605 ní ó dẹ̀ pọ́sù pẹ̀lú pé aláàrin mi sí bí one year two year tó kó mọ jẹ́ around that time èyí tó lọ tún yẹ̀wò òkèèrè àwọn 605 606 ẹjá mọ̀ kí o níbi 615 ó yí báyà rí ẹ̀ẹ́ káfí táìmù díẹ̀ sí sódàtí èyàn fi kò ní àwòkọ́ tu ikébẹ́ra eh, eh, possible díẹ̀ kìtì wọ́n gbà yẹn ok ó dá àbúkáwọn yẹn fi dé mọ́ṣíláṣí ẹ̀yẹn àmù kí o ní 610 or 615 a sì wà ní táìmù sọ́lá káyẹ̀ lè bàbá yẹn ó yí báyà rí ṣùgbọ́n kí ni náà kọ́ àlàyé díẹ̀ díẹ̀ yẹn ní sí ìṣẹ́ àlàádùn mẹ́rin akọ̀rọ̀ mú àwọn kọ̀kọ̀kan nínú hadith اليوم إن شاء الله هذه هذا وصلى الله وسلم على محمد وعلى آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته